tọ́nà ti gbẹ̀mí ẹ̀ ẹlòmíì tẹ̀sí rí yẹn ó lè ṣàárẹ̀ o àmọ́ kò sọ pé ẹ ẹ tó bá gbà pé afọwọ́ ara wa fà á ni kó sọ pé ẹ ẹ èwo ló láwọn ìlú bẹ̀rù ṣé ẹ ní ká fún àbí ẹ ẹ ok destiny ni sọ pé ẹ afọwọ́ ara wa fà á ni sọ pé ẹ ẹ. ẹ jẹ́ káwọn ìdáfẹ́ mú bẹ́ẹ̀ o so gbogbo yín tẹ́ sọ pé destiny ni a jẹ́ pé ṣe mọ̀ pé gbogbo tó jẹ́ túláàsì náà pé destiny a jẹ́ pé tí o bá yẹ pé ọlọ́run bá kàn pa ni ẹ̀ bá má fẹ́ra yín o tí o bá yẹ pé ọlọ́run bá mọ̀ mọ̀ pé kò gbọdọ̀ má fẹ́ ẹ̀ bá má fẹ́ra yín àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> àfi bẹ́ẹ̀ ń gbà mí torí ẹ wo ẹ̀yin ìyá wa tẹ bá wò wá dáadáa ń gbà mí tó bá yẹ pé ọlọ́run kọ́ lẹ̀ ní ẹ̀ bá má fẹ́ wa ẹ̀ bá má fẹ́ wa à ní kankan à ní <laughs> ẹ̀yin bàbá ẹ dàpọ̀ ẹ má bá ń kọ́ lọ́rọ̀ yìí tó bá yẹ pé ọlọ́run bá kàn mọ̀ọ́mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa wọn bá ti fẹ́ wa bóyá ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ ṣe lọ́rùn pé ẹni tó fẹ́ lélẹ̀ ò dẹ̀ ní choice bọ̀dẹ̀ yín tẹ́ sọ pé àfọwọ́fà ni ajẹ́ pé ọ̀tọ̀ ẹlòmíì tí márèjì bá ń dáa àwọn èèyàn ní à ah, ó níyàwó orí ẹ̀ wọ́n ní olọkọ orí ẹ̀ wọ́n ló rẹni re yàn ó rẹni re fẹ́ àlàáfàgbà àwọn tí márèjì ò bá dáa ah, wàhálà má wà wàhálà wà ọlọ́mọdà wàhálà mú ọlọ́mọdà wàhálà mú ẹ jẹ́ kí n fún wa ní ẹ̀gbáǹpù kan téèyàn bá ń fẹ́ra ẹni wọ́n máa ń pè tìbí tìrè láwálé ayé ẹ jẹ́ ń sọ sórí kan fún wa ṣé ẹ̀ ń gbọ́ mi àwọn alábàágbé méjì kan wà ìkan gbélé kìíní ìkan gbélé kejì ṣe rí ẹni tó ń gbélé kejì ó gbẹ́ kànga sẹ́ńkù lélẹ̀ ẹ̀ ẹ má gbọ́ mi dáadáa ẹni tó wà nílé kìíní òun ò ní kànga tó bá fẹ́ pọnmi àwọn wá kanlẹ̀kùn wọn lẹ́kùnlé lẹ́kejì wípé ẹjọ́ ẹ wá bá mi ṣí kànga mo fẹ́ pọnmi wọ́n wá rí pé wàhálà ẹ̀ nìyí ń pọ̀ ojoojúmọ́ nídàájí ìdájí a máa kanlẹ̀kùn ń gbò ya ẹni tó ní kànga yìí wá ní ó ṣe kúkú ra kànga yìí kó jẹ́ tiẹ̀ iṣẹ́ tí wọ́n máa fi jí mi láàárọ̀ láàárọ̀ yìí kúkú rà kó mọ̀ pé wọ́n lo ní kànga yìí nọ́bàjọ́ dúnàádúrà láàrin ara wọn wípé ó dà bẹ́ẹ̀ ńgbà kan èyí lónìí wàá gbà iye báyìí iye báyìí ẹni tó wà nílé kìíní ló bá sanwó fún bàbá onílé kejì ṣe é pé kọ̀ǹgá ti di tiẹ̀ nìyẹn nígbà tó di àárọ̀ ọjọ́ kejì ó wá lọ pé kóun kóun pọnmi nígbà tó débẹ̀ ṣe é pé kò ní láti lọ kunlẹ̀kùn mọ́ ó wá débẹ̀ ó ní bí wọ́n ti ti kọ̀ǹgá irú nọ́ńsẹ̀nsì wo lélẹ̀ ṣé bá ti ra kànga ewé làbọ̀ ọdún máa tì ló bá lọ kọlẹ̀kùn gbàgbàgbàgbà nébọ̀ ẹ jáde o kí ló dé mo fẹ́ pọn mi nì mo dẹ̀ rí pé wọ́n ti ti kànga yẹn ni ẹ àti tì náà nìyẹn ṣé bí mo ti rà á ó ní ẹ̀ ń gbà tó wá rà ńkọ́ kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ pọn mi nì ó dà kànga ló ló fẹ́ rà o ò ló fẹ́ rọ mi inú ẹ̀. kọ̀ǹga alájọ dúnàdúrà kò fẹ́ rà kọ̀ǹga nìyẹn. omi tó wà nù ẹ̀ kọ́ ó ní òsanwó omi nù ẹ̀. <laughs> lọ́rọ̀ yìí bá dàbí ìjà pé irú nọ́sẹ̀sì wò lélẹ̀ wọ́n bá kóra wọn lọ́dọ̀ káàdì wọn lọ́dọ̀ àlìkálì. àlìkálì wa gbọ́ ẹjọ́ àwọn méjì tán ó wà ní a ó ní sori pé aláìdániwọ tó ra kọ̀ǹga lọ́wọ́ èèyàn yìí ó ní aláìdá báwo ẹbẹ́ dá mi lẹ́bi ó ní wọ́n ló jẹ̀bi ó ní ṣe bí kànga ló ló fẹ́ rà ẹ ẹ ò sọ fún pé ó fẹ́ ra omi inú ẹ̀ náà mọ̀ ló bá kọjú sí bàbá onílé kejì ó ní má dá lóhùn jàre lọ kó omi ẹ̀ kúrò nínú ẹ̀ kó gbé kànga ẹ̀ fún <laughs> ni bàbá onílé kejì ló bá bẹ̀rẹ̀ sí ló bá bẹ̀rẹ̀ sí pọnmi ó pọnmi látàárọ̀ gbogbo ilé kún gbogbo ilẹ̀ kún bó ṣe ń pọnmi lomi sun sí ńgbà tó làágùn làágùn tó rẹ̀ ló bá ní ma nébọ̀ má bínú ẹ̀gbọ́n kòńgá rẹ̀ àti o àtomi inú o mu <laughs> ah mo láìkí irú adájọ́ yẹn mo láìkí ẹ̀ bàjẹ́ ṣẹ̀rí pé ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí ọ̀rọ̀ àbòsí tá a máa ń san dáórì ńgbà tọkùnrin bá san dáórì ẹjọ́ kí ló san dáórì fún gangan náà ó san dáórì fún arẹwà obìnrin ó san dáórì fún sisi tó fẹ́ fẹ́ àmọ́ ọkùnrin kì í rántí wípé tá a bá ti san dáórì obìnrin ẹwà ara ẹ̀ nìkan kọ́ la fẹ́ àtobìnrin àtẹwà àti wà gbogbo ẹ̀ láti fẹ́ papọ̀ ọkùnrin wa rò pé ìgbádùn ara obìnrin nìkan ló yẹ kóun fẹ́ ni ó ti gbàgbé pé gbogbo ẹ̀ pátápátá tó bá jó nídọ̀tí ó fẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá já láyọ̀nù sọ ó ti fẹ́ papọ̀ bẹ́ẹ̀ náà ni kò bá jẹ́ wèrè ó ti fẹ́ bẹ́ẹ̀ náà ni kò bá làgídí ó ti fẹ́ pọ̀ bẹ́ẹ̀ náà ni kódà kó má wọn bẹ́ẹ̀ fè òdìfẹ́ bẹ́ẹ̀ náà ni kì í tètè yé ọkùnrin pé àti kànga àtomi inú ẹ̀ gbogbo ẹ̀ ló ti sọ dáórì fún ó gbà bẹ́ẹ̀ náà ni ẹ rí obìnrin tán sọ dáórì fún ẹ fine man nìkan ló rò pé fẹ́ ó ti gbàgbé ipe ńgbà tó ti kẹ́rù lọ́lé ẹ̀yẹ àtòun o àtagídí inú ẹ̀ àtòrí kunkun inú ẹ̀ àtàìlérò tó ń gbàjà gbogbo ẹ̀ ló ti fẹ́ papọ̀ wọ́n ẹjọ́ fẹ́ra yín náà ní for better for worse àtàgùn àti ríro gbogbo ẹ̀ la máa ń fẹ́ pọ̀ tá a bá fẹ́ra ẹni ẹ jẹ́ káàdì yẹn mọ́ ọ dáadáa kì í ṣe wàhálà obìnrin nìkan la sanwó fún o àti wá ẹ̀ àti gbogbo ẹ̀ tó bá dùn àjọ náà ni tó bá kú kù díẹ̀ tí ò bá dùn ó jọ kù díẹ̀ fún gbogbo wa náà nìyẹn àmọ́ tó ti bẹ́ẹ̀ náà hmm, àti adùn àtẹ̀gùn ọkàn èwo ló yẹ kó pọ̀ jù nínú marriage ó yẹ kí adùn kó pọ̀ ju ẹ̀dùn ọkàn lọ ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé ẹ̀dùn ọkàn yẹn ló pọ̀ ju adùn bẹ̀ lọ tí ẹ̀dùn ọkàn bá ti pọ̀ ju adùn lọ á jẹ́ pé marriage nìyẹn nǹkan ò lọ yẹ kó lọ nìyẹn wọ́n kàn máa dààmú ni wọ́n á dẹ̀ máa ṣe wàhálà kí nìyẹn ò gún régé tó bá ti ń dà bẹ́ẹ̀ yẹn ìdààmú ti pọ̀ nìyẹn lápapà ìdààmú ti pọ̀ nìyẹn kọ́lọ̀ ń gbé dààmú kò lè ayé wa kọ́lọ̀ má dà wàhálà mú ah, kọ́lọ̀ má gbé wàhálà bá wa o ẹ tí wàhálà bá pọ̀ fún ṣẹ̀rí ìmánì táwọn yìí ìmánì yẹn ò yí sí o ẹni tọ́lọ̀ bá gbàdúrà fún nìkan ló ní ìmánì wọ́n á ní àṣẹ báyìí sọ́kọ ẹ̀ ẹ ò dẹ̀ ṣe dáadáa sí i ò dẹ̀ ṣe kíní kan sí i ọkọ tó wúlò nìyẹn wọ́n á ní wọ́n náà máa bọ̀wọ̀ fún wọ́n náà máa ṣe kíní kan ọkọ tó ní láárí nìyẹn ìdààmú pọ̀ ó wá ti bà ìmánì ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ ó ti bà ìmánì jẹ́ ó ti bà ìgbésí ayé ẹlòmíì jẹ́ ó ti da ìgbésí ayé ẹlòmíì rú ẹlòmíì á sì wá ṣàdúrà ṣàdúrà àdúrà yòó nígbà n tó fà ni pé ah Allahu Akbar ẹ márìjì tá a ti ẹ̀rù ìgbọ̀n ẹ̀jẹ̀ ń béèrè lọ́wọ́ wa ah. kí ló ń pe playground lédè Yorùbá ilé ìṣeré pápá ìṣeré kí ló ń pe battlefield lédè Yorùbá pápá ṣé pápá la máa pè battlefield ojú ogun marriage yìí ṣé ojú ogun ni àbí pápá àṣeré ẹ dá mi lóhùn ojú ogun ni àbí pápá àṣeré tó bá jẹ́ pé ojú ogun ni sọ pé ẹ tó bá jẹ́ pápá àṣeré sọ pé ẹ ẹ. ojú ogun ma ní fẹ́rọ mi ọlọ́mà ṣàánú wa ọlọ́ndákun ṣàánú mi má wò mí níran ọlọ́ndákun ṣàánú mi má wò mí níran torí pé bá fẹ́fẹ́ bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó bí dààmú ẹ̀dá pọ̀ púpọ̀ jù ẹ̀mí ẹ̀dá lè pín ọlọ́run dákun ṣàánú mi máwo mi níran ẹ̀tún ilẹ̀kùn sí ọlọ́run dákun ṣàánú mi máwo mi níran ọlọ́run dákun ṣàánú mi máwo mi ní torí pé bá fẹ́ fẹ́ bá fẹ́ láfẹ̀jù igi ògo olèwò bídà mú ẹ dápọ̀ púpọ̀ jù ẹ̀mí ẹ dálé fún ọlọ́run dákun ṣàánú mi. ẹ tún pé òní ní kó dópin òní ní kó dópin òní ní kó dópin kọ́ ni kó dópin káṣòwò tí ti kàgbá máa rere kò ní ní kó dópin òní ní kó dópin òní ní kó dópin kájìyà tí ti kàgbá máa rere ah, kò ní ní kó dópin kò má máa ní jèmi kó má má ní ìjà wa báyé ń kígbe ẹ bá wa mú wèrè kó má má ní ìjà wa. márèjì ti sẹ́lómi ìdí wèrè orí ò gbé mọ́ wàhálà pọ̀ ìdààmú ti dé bá ẹlòmíì láti jọ́ ti múra àti lọlé ọkọ báyìí ẹ ti mọ̀ pé ó ń lo ogun ó ń lojú ogun ni wọ́n máa dira fún wọ́n máa dirò fún tẹ bá gbọ́dọ̀ bá ń gbà ní ọ̀dọ̀ àwọn ilé ọkọ ló ń lọ yẹn o àwọn ìyá ọkọ ẹ ó dọwọ́ ẹ o ẹ gbọ́dọ̀ fẹ́ pàjẹ́ ni wọ́n ní ilé ọkọ ló ń lọ ilé ọkọ ilé ọkọ ilé ìyá ni o ṣe gbọ́dọ̀ máa ń sọ bẹ́ẹ̀ irú àwọn àdváìsì wo nìyẹn báyìí torí ọlọ́run wọ́n ní àtọ́ bá ti débẹ̀ má yájú sí bàbá ọkọ ẹ o má yájú sí ìyá ọkọ ẹ o ilé ọkọ ilé kíni náà elomi ìtọkùnrin mi bá gbé àwọn bàbá ní ìyá ní ìyàwó àwò náà ń pè bẹ́ẹ̀ o ẹgbẹ́ tí lòótọ́ ni ó ṣe máa ń lè mọ́ ọ báyìí gbogbo nǹkan tó jẹ́ nǹkan ọ̀dùnnú nǹkan ọ̀rọ̀rùn fẹ́ kí márìjì bá wá kì í sábà rí bẹ́ẹ̀ kí ló fà á ilé ọkọ ṣe lè jẹ́lé ìyà ilé ọkọ ṣe lè jẹ́lé wàhálà ṣe wá rí ó dá lórí irú ẹni tí ẹnì kọ̀ọ̀kan jẹ́ o ṣe rí tẹ bá mú ẹlẹ́dẹ̀ ṣe ń gbọ́ mi ẹlẹ́dẹ̀ tẹ bá sọ sínú pọ̀tọ̀pọ̀tọ̀ tẹ wá mú àgbò funfun tẹ sọ sínú pọ̀tọ̀pọ̀tọ̀ ẹnìkan á dúró ẹnìkan á dìde ta á dúró sínú ẹ̀ ta á sáré kò ń nítorí pé kò bá wọn lára mu inú rọ̀kọ̀rọ̀kọ̀ ò bá àgbò lára wọn ìyẹn ni òfin ní dúró sínú ẹ̀ àmọ́ ṣe rí ẹlẹ́dẹ̀ ń tó ń wá gan-an nìyẹn tẹ rí tẹlifí bá ń jìyà bá ẹ máa ní ìyá ẹ máa wá ṣàánú ẹ ń tó fà ń gbé ẹlẹ́dẹ̀ ni ìyà ìyà ti mọ́ la ẹ̀yin lẹ́ wo bó ń jìyà ó ń gbádùn ẹ ni ó kẹ́ tí ò bá gbádùn ẹ ọ̀rọ̀ ṣe wá lè le tó báyìí. ọdún kìíní ọdún kejì ọdún márùn-ún ọdún mẹ́wàá oṣù wà ń bẹ̀ náà oṣù yìí inú so many marriages are dead on arrival ẹ wo ọkọ àti àwọn mi bẹ́ẹ̀ wò pé kí ló sún yín papọ̀ ń ti wá wa ní àwọn wa nígbà tí àwọn èèyàn bá ẹ rí i pé márèjì ó lè máa dùn bọ̀ díẹ̀díẹ̀ á máa dùn bọ̀ díẹ̀díẹ̀ wọn náà ń ṣe honeymoon wọn náà ṣe mú ara wọn wọn náà ṣe ń ara wọn bó bá yá á bẹ̀rẹ̀ sí korò àwọn ìjà tí ò ṣeé parí àwọn ìjà tí ò rò síta á ara wọn ẹ jẹ́ kí n wá fún wa ní àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan lé ní èjì ká lè máa bára wa ká ṣe à ń pè ní tídíọ̀mù tẹ bá wo ẹlòmíì báyìí wọn á ní báwo ló ṣe jẹ á ní ó ti sú mi ó ti sú mi nǹkan tó dùn kì í súyàn nǹkan tó korò ló ń súyàn tẹ bá bèè lọ obìnrin gbàgbé báwo wà ní márìjẹ ṣe rí ẹni àfa ẹ ṣáà máa dákẹ́ tẹ bá ti gbọ́rùn kan mẹ́rin ó ti sú nìyẹn ọkùnrin mi báyìí ẹ̀kọ́ ní tákàn máa ronú kí ló wá dé tó á ní ẹ̀ á ní ọ̀rọ̀ yẹn le púpọ̀ ustaz ẹ̀ lè understand wà kí ló wá dé kí ló ṣẹlẹ̀ ìyàwó rẹ ó òrékè lẹ́wà fún báyìí á ní àfa fọ́tò lásán lẹ́kàn wò kò sí nǹkan kan bẹ̀ tí àwọn èèyàn bá ti fẹ́ra wọn tó bá ti di pé ó ń sú wọn ah, ẹ ẹ ẹ lísìn sí ọmọbìnrin yẹn dáadáa nǹkan kan wà níbẹ̀ tó sú lóòótọ́ nǹkan kan wà níbẹ̀ tí òrọ́gbọ́n dá sí i ara tó ń fún àwọn èèyàn ó ní lack of communication kọ́kọ́ àti àwọn máa mọ̀ bí wọ́n ṣe lè bára wọn sọ̀rọ̀ ṣe mọ̀ nǹkan tó fà á tá a fi ń rí ẹran léyàpá ń tá a fi ń ran léyàpá ni pé kò lè sọ̀rọ̀ tẹran léyàpá ní à ẹ má má pa mí ọmọ mi kéré ẹni tí ò bá fẹ́ kóun náà ṣòfò ọmọ kó má fọ̀bẹ lé mi lọ́rùn ṣé àpẹ̀ràn léyà a ní pẹ̀ràn kẹfẹ́ mẹ́ràn pàṣẹ kẹràn máa sunkún kẹràn máa ké pé a ee oorun ńlá lẹ̀ dá ee oorun <laughs> ẹ̀yin tẹ́ ẹ pọ̀ ọmọ ẹran tẹ́ ẹ jẹ́ ó dàgbà oorun ńlá ta ní ìṣirò ẹran bẹ́ẹ̀ sọ súná kò possible is not possible ọkọ àtìyàwó àìlè sọ̀rọ̀ ló ń fìyà jẹ wọn ìwọ náà wọn máa fìyà jẹ wàá máa rún mọ́ra ó wáyé ìyá ni wọ́n lórí ọkùnrin ò pé ó dẹ̀ jókòó tí ń bẹ̀ ó sọ̀rọ̀ wọ́n ní àwọn ní ká máa sọ fún third party kí ló ń pe third party ní Yorùbá alagata wọ́n ní wọ́n ní ká má sọ fẹ́ nìkọ̀kọ̀ ní wádẹ̀ máa dá ìyà yẹn jẹ àwọn nǹkan tí ò da wọ́n máa fi lọ ẹ àwọn nǹkan tí ò ṣe gbọ́ sétí ṣẹ́tẹ̀ wọ́ ṣẹ́tẹ̀ rẹ̀ Yorùbá ìpàpà yìí tó le jù ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ló fẹ́ràn kìíní yẹn ṣáà pé mi ò ń ṣe Yorùbá <laughs> èmi ò ń ṣe Yorùbá o ẹ́ no àwọn parents mi ní Yorùbá èmi ò ń ṣe Yorùbá mi mọ́ bí wọ́n kó èmi kò wáyé tèmi fúnra mi àwọn ni yorùbá èmi ń ṣe yorùbá o ṣe lẹ́yìn yorùbá yìí malice kẹ́mọ́ yan di is your number one method of communication ó di ẹ̀rẹ́ lómi á dinú débi pé tíyàwó ẹ bá ṣẹ́ báyìí kò ní sọ̀rọ̀ a máa kà mọ́wọ́ a máa wé mọ́wọ́ wọn á gbóúnjẹ kò ní jẹ wọ́n bá sọ̀rọ̀ kò ní dáhùn nígbà tí a bá tiẹ̀ dáhùn kan gbọ́dọ̀ kọ̀ọ̀kan náà máa sọ salamu aleykum ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ dé ṣé bí wọ́n ń pa yín òbí ò pa yín kílẹ̀ abẹ́ jẹ báyìí sì oúnjẹ ṣé ò sí nǹkan tẹ́ lẹ́rán obìnrin yẹn á máa wá ṣe wàhálà á dààmú á máa pé kí ni mo lè ṣe obìnrin náà ṣe research pé kí ni mo tún ṣe kí ló ń bí inú ẹ̀sùn tí ò sílẹ̀ á tún máa wọ amọ́ rẹ̀ lẹ́sẹ̀ àbí torí ọ̀rọ̀ tí mo sọ oúnjẹ ìta ni àbí torí oúnjẹ ò tètè rẹ́dì lánàá ni obìnrin máa ṣèdààmú old school nìyẹn ọkùnrin tó ń yan dì wọ́n á gbóúnjẹ ńlẹ̀ kò ní jẹ tó bá pé obìnrin yẹn gbọ́n ni tó bá pé wo obìnrin tẹ́mi wíṣ pé kó ṣe ìgbà ẹ̀gbọ́n ni wàá rò fọ yes kò wá ṣe bọ̀kọ̀tọ̀ ṣe bó lóun ní jẹun ni wọ́n wá rò pando yam yẹn jẹun pando yam tó máa ń fà tó gbóná dáadáa wọ́n á gbé kalẹ̀ àwa lóun ò jẹ wọ́n wá ra aṣọ ṣọmọ àwọn pọ̀ wọ́n kéékèèké tẹ́ máa ń gé sí yẹn wọ́n kọ́kọ́ mú kọ̀ jẹ náà àbí nítorí pé oúnjẹ yóò dùn ún jẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ni tó bá mú bíi mẹ́ta bí mẹ́rin jẹ ẹ chicken tó dẹ̀ wà ń bẹ̀ yìí mo kọ́kọ́ bọ̀ mo tún wá dín kí n tó ṣe fi ṣe bẹ̀ ẹ bá dẹ̀ tọ́ wò díẹ̀ àbó yìí ni wà á bá fa ìtàn chicken kan ó bá fara báyìí kò dẹ̀ wá yí o bí ayé ń ṣe sírò ọkùnrin bẹ́ẹ̀ nìyẹn nonsense ọ̀dẹ̀ old school àfọwọ́ ọ̀bẹ́lẹ̀ àwọlé alóhùn bínú kò ní jẹun irú ọkùnrin wo nìyẹn náà ẹ mọ̀ mọ́ jẹ́ wá ṣe àwa lọ sẹ́gbẹ̀ẹ́ títì a lọ ra àgbàdo àgbàdo sísun àti làkàsẹ́rà ọ̀dẹ̀ àwọn àgbàdo tó máa ń lé yẹn jẹmọ tó máa ń lé bẹ́ẹ̀ máa ń yí báyìí báwo ah, sọ sẹ́nu wèrè nonsense irú ọkùnrin yẹ̀yẹ́ wò ni irú yẹ̀yẹ́ wò ni ọ̀dẹ̀ burúkú tó bá tún di lálẹ́ báyìí òjò lè máa rọ a nítorí òun yan di àwọn akẹ́yìn sí àwẹ̀ ni a máa fara tó bá tìlẹ̀ tìlẹ̀ <laughs> oh my god obìnrin rẹ pé a ti lọ di irun yẹn tó mọ̀ onyini ti kò máa spend four hours hours sin sin sin sin nígbà tó wá dá wá yọ̀bọ̀ orí lọ́ra ni àkóde lọ́ọ́ dirun látẹ̀kọ́ ni o obìnrin a máa ṣe oúnjẹ a máa ṣe orí báyìí kò ní rí torí pé ó ń bínú wèrè irú àwọn wèrè wo nìyẹn nu kó lẹ́tí rí àwọn ọkọ tẹ̀ ń fẹ́ yìí náà ẹ ẹ sọ fún ẹ má bá so tọ̀rọ̀ ẹ gbọ́ ṣe làwọn àgbà aláwọ̀ àgbà ṣéyàn ò tó fún yàn ṣé kò tó fúnà aláàpapà ọlọ́mọ àṣánú wa ọkùnrin tó ní kò lẹ́mí ìdáríjì ẹ wá rí ẹlòmíì báyìí ọ̀rọ̀ àti jẹ́ẹ̀ta ọ̀rọ̀ àti last week mo fẹ́ parí ìjà fáwọn couples kan kí ni mo béèrè ọ̀rọ̀ sí ni lọ́kọ́ bá gbé dáárì bọ́ta ó ní àfà on the fifteenth of January 2019, nineteen ó ṣẹ̀ mí mo bá wí dáhùn similar thing ló ṣe on the fourteenth of december 2018. eighteen a tún ṣí dárí yẹn báyìí a tún lè hẹ́ ustaz on the fourth of august that same year the same thing ló ṣe nìyẹn máa ní òkè wá di mélòó báyìí a ní mi ń bọ̀ ustaz ẹ gbọ́ irú ọkọ̀ wo nìyẹn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti 1994 a wá gbé aṣọ ti kọ ọgbẹ́ sílẹ̀ a wá gbé bọ́ta a máa fi ẹ̀sùn kùn yàrá bá ní ẹgbọ́n náà ọdún mélòó la fẹ́ lò láyé yìí gan-an tẹ wá kọ gbogbo eléyìí kalẹ̀ báyìí ṣé torí ìyàwó iná ṣé kóòtù la wà ní ẹ̀bẹ̀ ká dájọ́ ẹ̀wọ̀n fún ni. irú gọmẹ ó tó súnyàn alábàgbà ó tó súnyàn ìgbà wo la tó fẹ́ yíwà yìí padà ara nǹkan tó máa ń fa pain fóbìnrin mi nìyẹn ó dẹ̀ máa ń fa pain fọkùnrin náà obìnrin tó yẹ pé òmọ òmọ tó wà nínú ẹ̀ òmọ tó wà lọ́kàn ẹ̀ kò ní rẹ́rìn kò ní smile bó o bá lo jókì gan ìwọ fúnra ẹ ló rẹ́rìn kò ní rẹ́rìn ẹ̀kọ́ tó bá lóun rẹ́rìn yẹn gan pàápàá á rìn bí ọkùnrin yíyíyíyíyí tó bá ṣun gbogbo ẹnu pọ̀ báyìí ọkọ a máa rorí pé kí ni mo lè ṣe kí ṣe yìí o tọrọ fi dọrọ obìnrin bá tó fi adojúrú tẹmọtọmọlì yẹn dojúrú literally lè adojúrú ńgbà tẹ bá dúró wá ṣun gbogbo ẹnu pọ̀ báyìí wá wọn a máa bí léèrè kò ní pé wọn kó jẹ ni báyìí ọkọ a máa ni àbí kinní kan ṣẹlẹ̀ abo fẹ́ kan ni kò ní dáhùn kò ní sọ̀rọ̀ àwa titi yan di ti ti ti ńgbà tọkọ bá dalẹ̀ tó bá ní oya ká ṣeré ìfẹ́ mi orí ń má fọ mi orí ń ọkọ náà tá rẹ̀ ẹ́ nísìnyí wa lọ́rùn tẹ́lẹ̀ á bá kí ṣe báyìí ọkọ lọ wẹ̀ á lọ ṣáwà á nothing will happen ṣé gbèsè ayé nìyẹn ni la ó ní pé guilt làápà gbogbo nǹkan pátápátá lẹ́yìn wọn máa dá lẹ́bi mo tó ń fa bẹ́ẹ̀ kó obìnrin mi nìyẹn o ọkọ ẹ̀ á máa wùwà kíwà èyí tó yẹ kí wọ́n bá ọkọ wí wọ́n á sọ fún ìyàwó kó máa ṣe sùúrù obìnrin tọ́kọ ẹ̀ àlàápà ọkọ ẹ̀ ó ń kóbìnrin káàkiri ó ń ṣe ṣìnà wọ́n á ìwọ náà ò dẹ̀ máa múra dáadáa ẹ̀gbọ́n ṣé ẹnìkan máa ń fi hámà ọmọ fi ń wo orí fífọ́ ni ọkọ̀ tó ẹ̀ka péjọpò ká bá sùn tọrọ wọn máa sọ fún ẹwà wàá ṣe sùúrù ni báwọn yẹn ṣe ń ṣe sùúrù náà nìyẹn mọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ with who ṣé onírádàràdà yìí onínàbì oníṣìnà ẹ bá sọ̀rọ̀ kó má kó disease wá fún ìyàwó ẹ̀ wọ́n ní ah, ìwọ náà máa ìwọ tó bá ti dé ìwọ náà máa bínú oníbínú ìbínú bíi wèrè tó yẹ kí wọ́n mú lọ arò kó lọ lọ bí oṣù mẹ́ta ń bẹ̀ wọ́n ní àwa máa fara dà náà ni ń bọ̀ ya ìyàwó tiẹ̀ wá ni mo ti á sọ mọ́ tó bá wí báyìí ìbínú ni tó bá wí gbọ̀n lílù ni ẹ sì tún kó dúró síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe wáàsí tó máa ń parí ìjà yìí kà lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀tọ̀ lẹ́ni tó yẹ kẹ́ bá wí ọ̀tọ̀ lẹ́ni tẹ́ ń bá wí ẹni tó yẹ kẹ́ péjọ kò kẹ́ bá sọ tọ̀rọ̀ this is why you ladies listen to me very well ẹni tó bá ti márì ní àbí tí o bá ti márì ẹni wàlí dáadáa wàlí tó tó ọkọ yín bá sọ̀rọ̀ bí bàbá rẹ ò bá lágbára lọ háyà wàlí lọ rẹ́ǹtì wàlí pé ẹni náà jẹ́ wàlí fún mi ẹni tí ó bá lè pe ọkọ ẹ ní pé wá ń bíbá ẹ mo fẹ́ rí ẹ kọkọ ẹ lè lọ rẹ́ ni ẹ ẹni ò lè jẹ́ wàlí rẹ O láti ní wàlí tó ṣe pé á sọ kọkọ ẹ pé ń jọ tó bá tún fọ ọkọ ọmọ ẹ ẹ̀wọ̀n ni wàá sùn jọ náà. ẹ ó yẹ ká n tó ń pè ní wàlí nìyẹn obìnrin wíìkì púpọ̀ ẹ má jẹ́ káwọn ọkùnrin máa ọ̀pẹ́rẹ́sì wọn ẹni tí ò bá lẹ́ni lẹ́yìn lọkùnrin lùlùkulù ṣé ọmọ àwọn oní politics ṣé ẹnìkan lè lù wọ́n lùkulù bẹ́yìn ọmọ àwọn aṣáájú ilé ìgbòmí wa ṣé ẹnìkan lè lù wọ́n lùkulù bó o bá ní olówó gẹ́gẹ́ bí wàlí rẹ wá ẹni tẹnu ẹ tọrọ irú àwọn bàbá tó wà bíbà wọ́n lè pe ọkọ ẹ wọ́n lè bá sọ̀rọ̀ kì í ṣe pé èèyàn kíkan dáyà jẹ kó kò máa jìyà ń bẹ̀ kó ní ẹ ẹ àwọn ni kì í ṣe sùúrù ni àwọn ìyà kan wà kí èèyàn máa ń jẹ o tọ́lọ́ máa ń sàn lẹ́sàn o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyà míì wà àjẹgbé ni ó jẹgbé ni torí wọ́n ló gbà bẹ́ẹ̀ àjẹgbé ni wá wà ní ìjábẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin náà ẹ gbìyànjú yìí bá bá sọ̀rọ̀ ní wọn tí ò bá gbọ́rọ̀ ẹ pé àwọn tó tán àlàfàgbà ṣe bí wọ́n ní dáràndáràn náà máa ń lẹ́nu tó máa ń jẹ́wọ́ fún ẹ pé àwọn tó lè bá sọ̀rọ̀ kó lè mọ̀ pé èèyàn kì í tì tìyàn bẹ́ẹ̀ afa kan wá bá mi wá fẹjọ́ sùn ọ̀rọ̀ yẹn is a long story pátá àfáyín madam ó ní à ó ní ustaz ó máa ń lù mí lẹ́kọ̀ọ̀kan ẹ gbọ́ ta ló máa ń lù ẹ̀ ó níyàwó máa ń lù mí lẹ́kọ̀ọ̀kan àti àmọ̀ pé irú ẹ̀ wà ah, eh, ní àmàríre àwọn ó máa ń lù mí lẹ́kọ̀ọ̀kan ustaz kò mọ́lá ìdáná. mo bá wò dáadáa mo fẹ́ lè máa béèrè pé ṣé ìyá ẹ̀ ṣì wà láyé ṣá <laughs> ah, aláfàgbà torí pé kò sásìkò ẹ jẹ́ ká máa bọ́rọ̀ wa bọ̀ díẹ̀díẹ̀ ṣé ara nǹkan tó máa fa pain o ní pé ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ kò bó bá ló fẹ́ pé ló bó bá ikú nígbà mo wá fẹ́ béèrè lọ́wọ́ wa ìgbà wo ló dáa jù kí obìnrin pé ọkọ ẹ̀ kóun fẹ́ bá sọ̀rọ̀ ta ló lè dáhùn béèrè yìí àárọ̀ ni àbọ̀sán àbálẹ́ àbóru ìgbà wo lẹ pé òru <laughs> ewu ló polóngẹ́rì yẹn. no wonder abájọ lẹ́ẹ̀dúró àwọn ọ̀gbọ́n yìí bá sọ̀rọ̀ òru òru is the worst time tó lè bọ́kùnrin sọ̀rọ̀ sórí jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ sórí ọkùnrin lẹ́ẹ̀kì kéèyàn bá òun sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé tínú bá bí á jáde lọ á kàn bínú á mú kọ́kọ́rọ́ mọ́tò á kàn ṣeré lọ tó wọn máa fi padà wá lálẹ́ bóyá nù àti rọ̀ àmọ́ wájú lóru lágbo kan tó bá ní salamu alaykum abu ẹ dìde ọ̀rọ̀ wà trouble sleep ó ti yẹ yìí èèyàn kì í pe ọkùnrin lóru o tó bá jí lóru n tó bá wá lórí o n tó sì fà ni pé ṣé ń gbọ́ mi àwọn àsìkò wọn wà tí obìnrin ò gbọ́dọ̀ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ number one. débi bá ń pa ebi ń pààyàn ó ṣe ìdíra bí ibi iṣẹ́ ó ń wò họ̀rọ̀họ̀rọ̀ kóun lè rí nǹkan jẹ ló bá ní àbú mo ti gbẹ́ wàká náà mo ṣe gbẹ́ wàká náà ni kó tó jí náà <laughs> yanga go wake am kò sí tó lè sọ tó onye ní eh, mo ṣe ẹgbẹ́ wàyẹn kan náà ni ẹ má wọlé eh, stove yẹn ò ti fa òwú yẹn sókè <laughs> ọ̀dẹ̀. nọmba two ìgbà tó bá broke tí ò sówó lọ́wọ́ ẹ̀ ìgbà ló wá ní eh, ẹjọ́ kò mo fẹ́ bá yín sọ̀rọ̀ ó ń ronú school fees ó ń ronú owó ilé ó ń ronú o nọmba three tínú bá tínú bá ń bí ọkùnrin lọ́wọ́ yìí not the right time láti pé eh, mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ kò ní gbọ́ á kàn sọ́ dìbínú ni ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ nígbà tóorun bá ń kún tóorun bá ń kún ọkùnrin o lè bá sọ̀rọ̀ já ní mìíràn á kàn dá sí dànù ṣé òru ló sì tún gbé tún gbé fẹ́ bá sọ̀rọ̀ ẹ má gbé ọkùnrin lóru wọn kì í gbọ́ tẹ bá bá wọn sọ̀rọ̀ lóru ìmíì tó bá kàn gbọ́ á kàn ti gbọ́ ni kó lè jẹ́ ó sùn kí epe nǹkan tó fẹ́ ti wọlé tí. ẹ mú yẹn dání another thing wey yẹ ká understand ni pé ńgbà tí wàhálà bá pọ̀ jù báyìí lati mò ń tẹ̀ láti round n tó ń jẹ́ kí pain kó pọ̀ fún ọkùnrin gbà míì o ní obìnrin tí ò mọ tó ń fẹ́ obìnrin tí ò mọ tó ń fúnra rẹ̀ ń wà kò sí tọkùnrin yẹn ṣegun tó tẹ́ lọ́rùn obìnrin míì kó wá sọ pé thank you kò ṣe rí ọkọ ní ẹjọ ẹ má bínú àná kì í sọ bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ báwo lọkọ ṣe fẹ gbádùn ẹ̀ ó máa ń fún ọkùnrin náà ni asù ọkùnrin yìí bá wá ṣe wàhálà títí títí tí á fowó jọ jọ pé àwọn ìjáàbù tí àwọn obìnrin wọ̀ kémi náà ti sọ pé thank you kò sọ ọkọ a máa tọkọ bá ra nǹkan fún ọkọ ń gbébọ fún ni ọkọ a máa pa bí irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà ó máa ń mú kí nǹkan sú ọkùnrin ni ó máa ń mú kí nǹkan sú ọkùnrin ni lákòótán kéèyàn wà very hopeless Allahu Akbar Allahu Akbar kéèyàn máa ní ìrètí kíní kan tí ó máa ń jẹ́ kí pain pọ̀ ó ní pé ńgbà tóbìnrin bá wọ ọgbẹ́ títí báyìí á wò pé ṣé lè lè change báyìí ṣẹ̀wọ̀n pé obìnrin ta bá ní kó ṣe sùúrù ìdí tá a fi kó ṣe sùúrù ni pé ó ṣe kó jẹ́ pé ọkọ ẹ̀ á change but tóbìnrin yẹn bá wo títí báyìí agídí àìbìkítà ah, àlàfàpà kọkùnrin má lè pẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ kọkùnrin má lè fọwọ́ ra ìyàwó ẹ̀ lórí ṣé ẹ ó tọ̀nà àbí ó tọ̀nà ṣé ẹ̀ ń tẹ̀lé tu ìyàwó ẹ̀ kọkùnrin má lè lámójúkò kóbìnrin ṣẹ́ kó má lè fojú fò ọwọ́ amú gbogbo ẹ̀ kọ́kọ́kọ́kọ́kọ́ àwọn nǹkan tó yẹ kó fi ṣẹ̀ rírí á fi ṣì jàjà àwọn nǹkan tó yẹ kó wò pé ẹ obìnrin lè má ṣe bí obìnrin ìyẹn náà wá mú bí ogun irú ọkùnrin bẹ́ẹ̀ ò dáa ìyẹn ló máa ń fà tó fi máa ń fún obìnrin míì ẹ̀gbọ́n ọkàn obìnrin míì ni pé ah kọkọ mi náà tiẹ̀ lè kí n tiẹ̀ lè yọ sí lọ́rùn. Allahu Akbar kémi náà lè yọ̀ sọ́kọ mi lọ́rùn kí kọkọ mi náà lè tẹ̀ ṣe kẹ́ èmi náà díẹ̀ ẹ̀yin brothers ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tújú ká díẹ̀ ẹ̀yẹ́ máa kálá fáwọn ìyàwó yín kí ló wà ń bẹ̀ kí ló wà ń lé ayé yìí ilé ayé yóò le tó bẹ́ẹ̀ yẹn ntí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ntí ànábì fi kọ́ wa ní pé the best of women ìdí mo fẹ́ mú yọ mẹ́mu wáyé dáná zọ́rọ̀tà ilé ìhà sàràtìkà tó bá wo obìnrin ẹ̀ báyìí inú ẹ̀ á máa dùn obìnrin tí èèyàn bá tọ́jú ẹ̀ dáadáa lèèyàn máa ń rí tínú èèyàn máa ń dùn obìnrin tẹ bá fún lóúnjẹ tó dáa jẹ táwẹ̀ á máa dán kì í ṣe ìdá máa ra vaseline fún èèyàn ta ló ń ra vaseline fún ìyàwó ẹnu vaseline ṣé kírìmù nìyẹn wàá ra kírìmù tó dáa nì tó bá tó seventy báyìí wàá rí táwẹ̀ á sì máa dán bí wọn ṣe ń ṣèkà obìnrin nìyẹn anáwó muhammad sallallahu alayhi wa sallam anáwó sọ fún ẹ pé adúniya kulluha mata'un wa khairu mata'iha al-imra'atu salihah anábì ní gbogbo ilé ayé pátápátá ìgbádùn ni but the best of all enjoyment is a righteous wife anábì fẹ́ ká gbádùn marriage marriage is to be enjoyed not to be endured àná mi fẹ́ kí ọkọ àtìyàwó kan gbádùn ara wọn kí wá ní àwọn kan tó máa ń mú ìgbádùn wá kéèyàn ṣèkẹ́ ara ẹni ká lámòójú kúrò a lè má ṣẹra wa one way or the a máa ṣẹra wa náà ni a lè má ṣẹra ṣùgbọ́n kéèyàn má kéèyàn ṣàbójúkò kọkùnrin kó ní àròjinlẹ̀ wípé obìnrin yìí ẹ̀dá ẹgbẹ́ mi náà ni ọlọ́run ló fi sí ìkíà mi pé kí lè bá a tọ́jú ẹ̀ ṣé tó bá lò ń lòkulò tó lé jáde ṣé àwọn èèyàn máa pàtẹ́wọ́ fún ẹni tó tó wá ṣe nǹkan tó dà nìyẹn ẹ̀kọ́ ìwọ tó lè ṣe kó má jà ṣé wọ́n máa ń kọ ìjà sínú CV ni ipe gòkè kí ló ti achieve lọ́dún yìí ó wá ń kọ iye ìjà tẹ ìjà ṣé èèyàn máa ń kọ ìṣẹ́ lọ́sí àbọ̀yàn èèyàn mú lọ báǹkì ló fi gbowó ẹ ṣe sùúrù náà kí ló wá lè tó mẹ́yìn ẹ má jẹ́ ká jẹ́ ẹ̀dùn ọkàn fúnra wa ká ṣe àpọ́nlé ara wa kọkùnrin náà kó respect ara rẹ̀ torí pé ihò ló wà lára ọṣẹ tá ń bọ̀wọ̀ fọṣẹ tọkọ bá dúró gẹ́gẹ́ bí ọkọ ìyàwó are respected but ọkọ tí ò tọkọ ó tún wá lágídí ò lówó lọ́wọ́ ó tún níkanra báwo lè fẹ́ gbádùn ilé ayé kóbìnrin náà kó náà ṣe sùúrù ilé ayé yóò lọ títí bẹ́ẹ̀ yẹn you have to enjoy yourself gbogbo ẹ̀kọ́ nìyẹn máa fi ń jà omi wà tọ́pẹ́ á ṣe báyìí ádàbí pé kó orí kíní kan kó là wọn lórí ẹ bọ́lá ṣe dá ọkùnrin nìyẹn á máa wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n tó bá wáyé bẹ́ẹ̀ mi tún pé ká tú ká kọ́ gbogbo ẹ̀kọ́ lè wọ́n fi ń tírẹ́tì pé mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ àwọn míì wà tó pé ẹ lọ sọ́dọ̀ àwọn àfààní ẹ jókòó wọn á gbọ́ tọ̀tún wọn á gbọ́ tòsì wọn sì bá yín parí ẹ̀ tó má sì ti parí ẹ̀ bẹ́ẹ̀ ó ti tọ́nà nìyẹn lákòótán ẹ̀yin ọkùnrin àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan ẹ̀yin bàbá wa tẹ́wàá kálẹ̀ wọ́n ní ọgbọ́n ọ̀nú ọgbọ́n ọ̀nú la fi ń pẹ mọ́ àyà gbangba la fi ń pejò pẹ̀lẹ́kùtù báyìí la fi ń roko òdí ọ̀pẹ ta ló lè sọ lé ìbò tó gbọ́. ọgbọ́n ọ̀nú la fi ń pẹ mọ́ ṣe ẹmọ ẹmọ èkúté inú oko tó bá gba kóró wọnú òkùnkùn báyìí ibi tí a ti jáde ẹlẹ́yìn á lọ dúró sí ẹ̀ ní dúró sí tó ti wọlé iná iná ń pè ní ọgbọ́n ọdún la fi ń pẹ́ mọ́ àyà gbangba láti fi ń pejò tí ò bá láyà kò lè rédò pa gbogbo quality sí lọkùnrin gbọ́dọ̀ ni tó o bá gbọ́ngbọ́n ọnú obìnrin ò lè bẹ́ ẹgbẹ́ gáàsì òtọ́ fúnra wa tó o bá dẹ̀ láyà gbangba o ò lè discipline family ẹ̀ àmọ́ pẹ̀lẹ́kùtù báyìí tá a fi ń roko òdí ọ̀pẹ sùúrù ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ta ló sọ fún ẹ pé obìnrin gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu gbogbo ìgbà á misbehave àṣẹṣẹ àṣẹṣẹ rí yẹn ọ̀rọ̀ owó lóbìnrin fẹ́ sọ tó fi lù kí lóbìnrin ò lè sọ tán kẹ́nìkan sọ fún mi kí lóbìnrin lè sọ táwa ní òkè torí tó sọ eléyìí àfi ká bẹ lórí àwọn sisters ní wàmí báyìí kò sọ̀rọ̀ tóbìnrin ò lè sọ síyàn tó bá sì sọ bẹ́ẹ̀ kí ló ṣe wáyà sọ di body cream wàrà fi para báyìí that's how to be a husband kì í ṣe pé gbogbo ẹ̀ náà wàá máa ṣe gàù gàù gàù gàù a máa ṣe gìràgìrà káàkiri kí kálukú kó bẹ̀rù ọlọ́run ọba that's the, the the most essential part of it let everybody have the fear of Allah contentment la fi ń ṣe marriage èyí tọrọ bá yàn pé wàá lè gbà bẹ fàyín kárí tún mílíọnù náà ṣe àn fọsà tó dodo làwọn àna òkúrọ tí nǹkan kan bá bẹ ń bẹ tí ò bá dáa tó lójú ẹ wòye tó dáa ń bẹ in fact ẹ̀yin obìnrin tọkọ yín bẹ́sẹ̀ wọ́n yẹn kéyìn ẹ̀ kó dọ̀tí kẹnu ẹ̀ máa rùn ẹ̀ ẹ̀ forí ẹ̀ ti ògiri báyìí kẹ́ ẹ bá gbó ọkọ ẹ̀ náà nìyẹn wàá bá gbó náà ni wàá wò wàá mìtì ọ̀nà warm water wàá fi gángulẹ̀ fún kẹnu ẹ̀ má bàa máa rùn lọ ẹ̀yin náà ẹ ṣe bí àwọn alákọ̀wé ẹ̀yin náà ẹ kíìsì ara yín lẹ́kọ̀ọ́ ẹnu lè ti máa rùn nísìn wọn la pẹ́ kí kíìsì ara yín tẹ́lẹ̀ ẹ jẹ́ kí kòkó wà tẹ́jọ́ máa ṣe papọ̀ èèyàn jọ ń ṣeré papọ̀ ni èèyàn jọ ń rìn papọ̀ ni èèyàn jọ ń ṣe papọ̀ ni ẹ sísá mi tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní ẹ máa jẹun papọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ yé máa gbégbé sí ayé bíi pé ẹnìkan wà ń bí ẹnìkan wà ń bí báyìí kò sí gbádùn bí yẹn ẹ ṣáà máa rí àwọn òyìnbó wọ̀nyẹn àwọn míì tó ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ẹ̀kọ́ ìsìlámù yẹn tí ẹlòmíì bá ṣó ìfẹ́ síyàwó ẹ̀ báyìí orí yẹn sì wù ẹ̀yin brothers ẹ̀yin náà ẹ̀ kọ́ romance díẹ̀díẹ̀ ẹ̀ pa àwọn ìyàwó yín mọ́ra kò sóbìnrin tí ò fáyìn kódà kára ẹ̀ kó má dọ̀nà bẹ́ẹ̀ bá lo sanpépà ẹ lo ẹ kọ́ ṣe múra ẹ jẹ́ kó mọ̀ múra náà o tí ìbí ọmọ mẹ́ta lọ o ti ń rìn bí ibi pẹ́pẹ́ gbogbo ẹ̀ ò bára wọn a máa ṣe báyìí torí muslim ni o já tó bá wà nínú ilé má máa wò bí ọkùnrin obìnrin nìwọ náà ìwọ kíní tó kíní crayon yẹn ìwọ náà ṣe kíní yẹn kó dàbí tv kó gbé kan sí kó gbé kan sí ṣé dájọ́ wà lẹ́pẹ̀ lọ́pọ̀ rẹ ni. wọ́n dẹ̀ máa rùn obìnrin mi ọ̀pẹ adélé báyìí akọ̀jáde kíchìn ni a máa rùn bí kerosene ṣé yẹn wá jẹ́ bí kéèyàn máa rùn bí kọrí wọ́n fi kíchìn ṣe ẹni. Ah, ah. a ṣe ń bá àwọn ọkùnrin yẹn wí pé yẹ kí wọn náà kó tiẹ̀ kò tiẹ̀ já sí díẹ̀. ọlọ́wọ́ kọ. aṣọ aṣáánu fún adarí. àmín. so wo ohun tó ń dun ọkọ ẹni pé ìwọ náà ò tiẹ̀ ò tiẹ̀ rárí díẹ̀ díẹ̀ muslim sister ọ̀rọ̀ ẹnu ẹ̀gbọ́n ọ̀rọ̀ ẹnu ẹ ò dá ìmúra ẹ̀ ò dá ìhùwàsí ẹ̀ ò dá o tún lọ́gùn wàá dàbí àlùbọ́sà gbogbo ẹ̀ náà ẹ jẹ́ kí kálukú fúnra wọn ṣe marriage is meant to be enjoyed not to be endured. tẹ bá wọnú bedroom ẹ gbádùn ara yín àtọkọ àtìyàwó Ọlọ́run ti ṣe é ní halali fúnra yín nìyẹn ẹ gbádùn ara yín ẹ̀yin náà ẹ gbádùn ilé ayé wà láńtà sànà sí ìbàkà ní àlàyé ti dúró ẹ má gbàgbé ìpín tiyín nínú ìgbésí ayé bíbá yìí the best of enjoyment ìgbádùn tó dáa ju ara káfẹ́ra ẹni ló wà ẹ sì lè gbádùn ara yín tẹ́ẹ̀ bá lè forí jira yín ẹ lè gbádùn ara yín tẹ́ẹ̀ bá lè ṣàbójúkò gbogbo ẹ̀kọ́ ló yẹ kó dìjà omi àkànfi rẹ́rìn náà ni ẹ fi rẹ́rìn ẹ fi ṣòfin ẹ fi para kẹ dárí yín àwẹ̀ ló ń bọ̀ yìí kí kálukú fúnra wọn ní amnesty kọ́kọ́ dárí jìyàwó kíyàwó dárí dọ́kọ kẹ túnra yín gbé kẹ túnra yín ṣe kẹ túnra yín fẹ́ràn love and mercy rahmatan mawaddata wa rahma lọ́lọ́run bá fi pinlẹ̀ marriage kọ́lọ̀ kó kọ́ kọ́lọ̀ ṣíjú àdúrà. àmín. so thank you much of your time. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته التكبير